جعل هو كفارة من ذنوب من صامه إيمانا واحتسابا أحمده وأشكره وأجلله وأعظمه وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف خطابا وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام لقد ظل علينا بل لقد اقترب دخول شهر رمضان وليس بيننا وبينه إلا ساعات نسأل الله تعالى أن يبلغنا رمضان ونحن في عافية تامة وفي إيمان صادق فنسأل سبحانه وتعالى أن يجعلنا ممن يصومه إيمانا واحتسابا وممن يغفر له ذنوبه وممن يخرج من جميع ذنوبه لا يوم ولدته امه وقال ما هو اسوان المسلمين أن ترى لكل رجل قال النبي صلى الله عليه وسلم أن ترى رقبة من جد الجمهور ولو بعد الكون كان النبي ولا فنسى الكون أتي على الصحابة يا ونا بلا ما توقع فلوان النبي صلى الله عليه وسلم قبل القيامة أيما أنواسي

àràwọ́ra sí kọ́lọ̀ ojú agbà Ramadan náà kó tún sí ní ìrọ̀rùn fún wa Ọlọ́run bẹ́ẹ̀ fún wa a tún rawọ́ sí lọ́dún iná a ń wo Ramadan tí ó ju wákàtí díẹ̀ lọ́má sí wa kò tó didi ọjọ́ méjìmá ìmá kábẹ̀rẹ̀ àwẹ̀ ìlọ́la oníni 30 oníni 29 Sha'ban tí 29 kọ́lọ̀ ọjẹ́ Ramadan ó kọjẹ́ 30 ṣàbáyìn àlàyé náà làfẹ́ sílé ní ṣùgbọ́n bí Allah subhanahu wa ta'ala tó nẹwà kọjọ́ kọjá wà náà tí ó bá Ramadan náà láyọ̀ àtàlàfíà ó sì mẹ́sẹ̀ ní òpin fẹ́ nìkọ̀ọ̀kan igbó dúdú kò fa gbó dúdú sán salawatu rabbi wa salamu alaihi bákanáà Allah subhanahu wa ta'ala kò fi nǹkan kanú ẹ̀sìn kò fi da umma ìlàmù wípé nǹkan báyìí ẹ lọ sí bá bá yín bá ṣe rí ó ní súnmù li ru'yati idha ra'aytumul hilala fasumu wa idha ra'aytumuhu fa'aftiru tẹ́ bá ti rí tí ilẹ̀ tẹ́sù tọ́ ti yọ ní òru 30 ṣàbán a jẹ́ wípé kọjọ́rù 30 ma ó dòrú wà Ramadan nù tẹ́ẹ̀bá ti rí oṣù a jẹ́ wípé ó di òru 30 fún ṣàbán nìyẹn náà bó láti wá bẹ̀rẹ̀ àwẹ̀ àwà mùsùlùmí jẹ́máà اختلاف المطالع أمر سائغ واختلاف المطالع أمر طبيعي ملموس معقول لا أحد من أهل العلم جادل في هذا Allah subhanahu wa ta'ala lọ́sà ibò sí sayé káwọn kan wà lọ́sàn bí kan káwọn kan wà lórí bí kan káwọn kan wà ní ọ̀sán káwọn kan wà ní alẹ́ta káwọn kan wà rọ́lẹ̀ káwọn wà ó gbé àwọn bóò ni gbogbo owó ṣe gbà ṣe lùkọ́ ọ̀kan ó ní ó ní àwẹ̀ rẹ̀ kí n tún ma lùkọ́ ọ̀kan bákan náà ṣe gbogbo mùsùlùmí ó ló ní àwẹ̀ pọ̀lẹ́ kankaná jẹmáà táa bá gbogbo àwọn àkúwálù àwọn àfà méjì ń bẹ náà lọ lágbára jù tó sì jẹ́ pé àtìkíníkejì wọn ẹ̀rí kankaná ni a fi ń sẹ́rì ṣùgbọ́n tí ń mú jáde ń bẹ lọ yàtọ̀ àwa bùkátà káfarabalẹ̀ sàlàyé àkọ́kọ́ ذهب الفقهاء الاربع نقول هكذا شافعيه وان يقوا وديان بك ثم كسو بقى جمهور اهل العلم كسو باو 90% ياهم مما ذهبوا الى ان هو اذا رؤي الهلال في بلد في بلد على وجه الارض لازم الناس الصوم fi jẹ̀mí akùtọ́rì àrùd tí a bá ti rọ́sù bí kan pẹ́rẹ́ láyé gbogbo musulmi yòókù pàtà ibikíbi tí wọ́n ní wọ́n wà wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ tí a bá ti rọ́sù bí kan wọ́n gbọ́dọ̀ kí ní o wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n فمن شهد منكم الشهر فليصم tí a bá ti ẹrọ́sù ẹ máa gbààwẹ̀ ẹ bá ti rọ́sù mú yí ẹ máa gbààwẹ̀ ọlọ́n dojú ọ̀rẹ́ kan gbó mùsùlùmí kò sí lẹ́ní kọ̀ọ̀kan ní ọ̀darí tí a bá ti rọ́sù ẹ máa gbààwẹ̀ a jẹ́ pé tí a bá ti rọ́sù yìí ẹni wíà wọ́n ìbá àrí lamẹ́ríkà lónìí gbogbo mùsùlùmí ayé pátá gbọ́rọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n ìbá àrí ń tógò lẹ́ni gbogbo mùsùlùmí ayé pátá wọ́n àwẹ̀ wọ́n ìbá àrí ní Ukraine lẹ́ni gbogbo mùsùlùmí ayé gbọ́rọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n nítorí kíni nítorí wípé Ọlọ́run so bíbẹ̀rẹ̀ àwẹ̀ má rírí oṣù

ìlú tí wọ́n fi sọrí ẹnu òkò apáka ní ẹni ìlú apáka ní àwọn ọ̀gbà ẹni ìlú ń tàwọn tí wọ́n bá ti rí kan gbogbo mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ ṣùgbọ́n àfẹ́ sàlàyé ibì kan wọ́n maka wọ́n ni sẹ́ lẹ́rì wọ́n náà torí pé Allah subhanahu wa ta'ala maka ní ìyá gbogbo òlú ìyá gbogbo òlú ajẹ́pẹ́ tí mẹ́kà bá jẹ́ ìyá gbogbo òlú tí wọ́n bá ti rọ́sù mẹ́kà gbogbo ayé gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ tí bá rí Nigeria àbí tí bá Australia àbí wọ́n bá rí America torí ló pé mẹ́kà ní ìyá gbogbo òlú ayé pátá mẹ́kà ó ti kó gbogbo òlú nú tí bá ti fún kan náà gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ kan náà ni àwọn kábẹ̀rẹ̀ àwẹ̀ ṣùgbọ́n wọ́n pín méjì anywhere bó àwọn kan ní anywhere ní àníkọ́ ma jẹ́ anywhere wọ́n kan nínú maka nìkọ́ ma jẹ́ anywhere tí ó má ti rí maka Nigeria bá mọ́rí Togo bá mọ́rí gbogbo àkábẹ̀rẹ̀ àwẹ̀ òdè ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní ìtìbáàrù ìtìláfil matali wíwo bóòrùn bá ṣe ń yọ àti bí ó ń kálukú níbi tó bá ti yàtọ̀ sí un kó fọwọ́ mú rírí oṣù rẹ̀ oòrùn yíyọ rẹ̀ kò papọ̀ rẹ̀ a jẹ́ pé tí wọ́n bá yẹ rọ́sù ń kọ̀kan bá rọ́sù kọ̀kan àwọn náà bí ibo síbo tàbá ń rìn lọ ní ìsìn ń rìn títí títí lábáwọ̀ Cairo báwọ̀ Cairo gẹ́ngbà mi a ń súnmọ́ Tunis gbogbo àwọn àyè ohun yíyọ òòrùn yíyàtọ̀ sọ́dọ̀ wa àbí àfi amú sọ̀ndíyà sọ̀ndíyà wọ́n lìdí wọ́n ti kí wọ́n àwọn báyìí ní ìsìn wọ́n ti múra asiri wọ́n ti ẹ̀tí kí júmọ́ àdárí pẹ́tipẹ́ ìfẹ́ mọ̀tọ́lì sùrùdíyà tí wọ́n bà rí oṣù lẹ́ni kápẹ́tà ti 29 àwọn nǹkan lẹ́ni tí wọ́n bá fẹ́ wọ́ oṣù lọ́dọ̀ ti wọn wọ́n ma wà ní dédé bí Saudi ló sọ òrùsù wà ámà lẹ́ni sáwà lè gbójú sẹ́mà ní 5-5-30 kálà àwọn oṣù àwọn àfáà ní tí ìrùbá ti yàtọ̀ báwọn ọ̀rọ̀ kejì ní ó ń kálukú pẹ̀lú

Abdullah ibn Abbas tí ma Muslim gbáwà rahimallahu ta fi sahihi wa ghayruhu min ahli al-ilm rahimallahu al-jami' Kuraibu tabi'iyyun jalil kòríàn nabi ṣùgbòríàn sahaba Kuraibu kòríàn nabi Ummul Fadl tó jẹ́ ìyá Abdullah ibn Abbas bintu harith ọ wá ránkù rọ́ìbù lọ sí sham lọ́dọ̀ Muawiya tó di aláṣẹ àwa musulmi gbána kọlọ ọgbọ́n gbọ́bùkà àtàkàn wá látọ̀dọ̀ rẹ̀ kùrọ́ìbù bá gbéra bẹ́ẹ̀ sì nígbà kùrọ́ìbù gbéra ṣàbán ló gbéra wọ́n wù rọmọdán wájú rọmọdán ìwọlé dé sham in ya ìyá fábùnà ọ̀yànjú ogbó ẹ̀tàn wàtàhálà alayhi Ramadan oṣù Ramadan bá lè bá ní Muawiya kéde gbogbo àwọn bere àwẹ̀ falamma qadima al-Madina nígbà wá di ọwọ́ gbẹ̀yí Ramadan inú wọn padà bọ́ Madina ọba dé Madina abúlábùlábù sí wá rí pé ah kúrò ìwọ̀n mọ́tò jọ mẹ́ta ní àwọn ah, olóṣàmù ni umu fadli ní rán lọ sí ṣámù kóhùn lọ bá wọn ṣe gẹ̀gẹ̀ wá Muawiya ah ìbòlẹ̀ ah. ìwá rọ́sù ní ṣámù ó ní ah sawa ra'aynahu laylatal jumu'ah òru jímà lárí tó mi pé òru wa ní Thursday ni oru jima oṣù ní ije jímà àtàlẹ́yìn ìjẹjọ wípé òru mọ́ sáájú ọ̀sán ọjọ́ rẹ̀ abúlábùn àbá sí ni orú jímà lẹ́rí orú jímà làwárí wọ̀rọ̀ àìta wà ní ìwọ̀ gẹ́gẹ́ sí rí olùrọ̀ àìtù wọ̀rọ̀ áwùn náà fọ̀sọ́mọ́ náà fọ̀sọ́mọ́ Muawiya ó ní ẹ̀mì náà rí àwọn èèyàn sí Muawiya pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ ó náà bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn èèyàn náà bẹ̀rẹ̀ àwẹ̀ àjọ bí àwọ̀ orí illa laylata sabt òru sátidélàwà tó rí àwọn fíjọ́ kan lè jù wọn báhùn wà lánà záàlù na súnmọ̀ hátà núkmílà falafina áò na ráwù a sì ní yé máa gbà àwẹ̀ lọ́kùrọ̀ ìbù títí táwẹ̀wẹ̀ pọ́gbọ̀n tàbí kárọ́sù 29 ajẹ́kọ́rọ̀ òpòkọ́ pọ́gbọ̀n náà kúrò ìbù wá ní ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí tó bá jẹ́ máa wíyá ṣe bí Muawi àtọ̀jọ́ lú gbogbo mùsùlùmí bó ṣe rósùkọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ táwọn bẹ̀rẹ̀ àwẹ̀ ìṣàmù ẹ̀ẹ́sẹ́ lóṣù ah, abúlábùlábà sí ní àní lóṣù láà àní lò hákàdá àmọ́rọ̀nà Rasulullahi sallallahu alaihi wasallam bó ń ṣe ọlọ́run ṣe pa wá láṣẹ rí ó ń kálukú pẹ̀lú oṣù tó bá rí ọ̀rọ̀ yìí kíyà wípé ìlú kọ̀ọ̀kan pẹ̀lú oṣù rẹ̀ ìlú kọ̀ọ̀kan pẹ̀lú oṣù rẹ̀ in kẹkẹ̀nà tó wà náà kí ni a fẹ́ fi wọn ìlú kọ̀ọ̀kan pẹ̀lú oṣù rẹ̀ apẹ́kà àwọn ní ìdáta bá àdátí albaladan aw almadinatan tí ìlú méjì bá ti jìnnà síra wọn tó fi wá di pé yíyọ oòrùn àti ìwọ̀ rẹ̀ ti yàtọ̀ mbẹ̀ o ń kàlùkú ó mú yíyọ oṣù rẹ̀ wà ìdá àtàkọ̀ rọ́bàtá tí méjèèjì bá súnmọ́ra wọn wọ́n lè jọ lóṣù kankaná wọ́n jọ lóṣù kankan náà tí wọ́n bá jìnà síra wọn wọ́n lè lóṣù ọ̀tọ̀ọ̀tọ̀ àwambọ̀ eré táwọn àfáǹsá lórí pé ààwẹ̀ orígun kan ni nínú orígun òpó ẹ̀sìn islamu kí ló wá fàtí èfí papọ̀ àwọn pẹ̀kà àfáà gbìyànjú pé li tawhidil qulub láti sú ọkàn papọ̀ ó yẹ káwẹ̀ náà máa papọ̀ kódà nígbà bàbá wa Albani rahimahullahu ta'ala tí wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lórí mẹ́sàlá yìí ibi ń parí ẹ̀sì náà ni pé àwọn aláṣẹ mùsùlùmí lágbàáyé wọn ìbá sí gbìyànjú wọn ó jẹ́ àjọ máa bẹ̀rẹ̀ àwẹ̀ papọ̀ ṣùgbọ́n só ṣeéṣe àbí ò ṣeéṣe ó ṣeéṣe ṣùgbọ́n kò ṣeéṣe yóò bá wòrìn àkọ́kọ́ gbogbo wa lè bẹ̀rẹ̀ àwẹ̀ papọ̀ tó bá jẹ́ pé khalifa kan la ní olórí kan la ní tí ń darí gbogbo mùsùlùmí bọ̀ sí kó àṣí ọ̀wá ṣeéṣe ní ká lólórí kan ó ṣeéṣe o ṣùgbọ́n táàbà lólórí kan kèéṣe bí àwẹ̀ nìkan láti ní a ní níbi odidi ẹ̀sìn wọ́n níbo láàgbé sí ẹjẹ́ agbé sọ̀ndíyà ibi ẹ̀sìn ti wá náà ṣùgbọ́n sọ̀ndíyà lẹ́ni agbé sí ìjọba sọ̀ndíyà ṣe 100-100 ní fi ń tẹ̀lé ọlọ́run dànù bí wíbáyí ṣe ní fi ń gbọ́ràn sí àwọn àfáà sọ̀díyà lẹ́nu là ìjọba tí a náà bẹnu ara wọn ó dé ní ẹlẹ́ẹ̀kejì ibi ó ti jìnà láti ń gbé ìjọba àsìláàmù wo lọ́rẹ́dì láti jà fún ìsìláàmù lónìí náà ìwọ president Ghana ìwọ president India ìgbọ́ sọ pé káwọn ọmọ mùsùlùmí wọ́n mọ́lọ̀ ìjábù máa afọ́ ni 24 hours kó fi ha ọ̀rọ̀ dánù o ń tọ́ ń dálé nù sáàni bí amẹ́ríkà ṣe ń dáàbòbò israeli ta ní ń dáàbòbò islamu lẹ́yìn ọlọ́n naam amẹ́ríkà ń fi ẹjọ́ north korea ifi ń sun China China wá ní àwọn òlè sọ tọ́pọ̀ lórí ọ̀rọ̀ wọn torí wípé figundígun ni North Korea ní ẹjẹ́ fáwọn Amẹ́ríkà ní kìrìtì máa ń tẹ́ẹ̀sọ́ wọ́n ní ọmọ àkẹbàjẹ́ yìí oní Israeli àkẹbàjẹ́ a náà oní North Korea wọ́n ń kẹ́ wọ́n bàjẹ́ lórí dáadáa ní o lórí àìdá ní o ta ló lè jáde ta lè ní fún ìsìlámù báhùn lẹ́yìn ọlọ́run ọba tó ní ẹ̀ṣọ́ wọ́n pa wálá Afghanistan nígbò òsùn wọn ní ọkú ọmọ wọn pàpàpà wọ́n ṣẹ̀ṣẹ̀ wà rí pé ah, gbogbo owó táwọn ná gan lórí mùsùlùmí kan in táwọn ń pa mùsùlùmí kan in lé ní $20,000 sí mùsùlùmí náà lọ́wọ́ wọn pàpàpàpàpà ní Iraq wọ́n pàpàpàpàpà ní Libya

kí ni tó tó wá fún wọn ni ìlú kọ̀ọ̀kan tó bá ti di wípé yíyọ òrùn wọn papọ̀ wíwọ̀ òrùn wọn papọ̀ ní wọ́n bá jọ bẹ̀rẹ̀ àwẹ̀ kọ̀sábrúmẹ̀ bí ìta ni Nàìjíríà àti Benin tí è bá ti pé àwọn tógò náà máa yí ókè gbà mí àná máa ádi ànáwà ó ìsájú wa yí nǹkan gánà náà ni wẹ́dà wa àti tèèmọ́ Ghana sẹ́ẹ̀mọ̀ pé ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ní á olórí ọ̀tọ̀ọ̀tọ̀ náà ní mẹ́ wọ́n ní lè bẹ̀rẹ̀ àwẹ̀ pálíjọ bẹ̀rẹ̀ àwẹ̀ papọ̀ ṣùgbọ́n tàbá wà díìsì abúlábìn àbáṣì sallallahu alaihi wasallama nígbà tó lọ sọ fún wípé ọya máa ń sọ fún àwọn èèyàn pé tí wọ́n bá ti rótùn wọ́n bẹ̀rẹ̀ lèrò ìyàtì àwọn ará Mẹ̀dínà ó nẹ tí ó ń bẹ̀m̀bẹ̀ tọ́rọ̀ sí dojúkọ gbogbo mùsùlùmí ayílànà bí bá wí bẹ́ẹ̀ bá ti róṣù ẹbẹ̀rẹ̀ àwọ̀ àníbìnrin máa bẹ̀rẹ̀ mẹ́ṣẹ́kù al-Maghribi kíbìlà fáwọn ará Mẹ̀dínà àti ẹn tó bẹ́ anábì ń bá wàrà àmàdínà sọ́rọ̀ jọna lẹ́ni tí ń bá gbogbo mùsùlùmí ayé pátápátápátá sí kí ni o ń bá wà sọ́rọ̀ ọdá ẹwà àpàdà síbi ọ̀rọ̀ àwọn tí a ní tí gbogbo owó lè máa bẹ̀rẹ̀ àwẹ̀jọ́ kankaná ẹjẹ́ lo a ń fi 10 hours leading mi nínú amerika a ń fi 10 hours leading kan nínú amerika a ń fi 6 hours kan nínú amerika nínú amerika náà wọ́n ti ń ya àmẹ́yà hours leading ara wọn ṣùgbọ́n odidi ó kọkàn kó gbò wọn jọ tí a bá wá ní rọ́fù Nàìjíríà ní alẹ́ ní alẹ́ ní òru ọ̀la wọ́n rí lóru ẹ gbé sí àwọn tá ń fi 12 hours lídì l'Amẹ́ríkà nígbò lájọ bẹ̀rẹ̀ àwẹ̀ sígbà gangan náà ni fẹ́ fàyọ̀ pé gbogbo mùsùlùmí ayé a ma jẹ sàrígbà kankan náà a ma kírùn gbà kankan náà sọ́sẹ̀lẹ̀ ń ma sẹ́rùn wá sọpá àyàmá bẹ́ẹ̀ náà ni bọ́lọ̀ ń ṣe yọ oòrùn bí ṣe ń torí pé wíwọ̀ oòrùn àti yíyọ rẹ̀ oníkíni oní ọ̀sọ́má a jẹ́ wípé wọ́n ọmọ sọkàn kò sí bí ipá àkànbẹ̀rẹ̀ àwẹ̀ ní ìsìn àkànbẹ̀rẹ̀ àwẹ̀ ní wákàtí mẹ́ta sígbà náà àkànbẹ̀rẹ̀ àwẹ̀ ní wákàtí márùn a jẹ́ pé gbogbo olùkọ́ ọ̀kan òun ló ní rírí àti gbogbo wọ́n ti pín kọ́ntì kọ́ntì kọ́ntì oún kàrùkú ti dáwà àwọn àfáà wa ni tó bá jẹ́ pé ìṣọ̀kan la bá ń sá eré tẹ̀lé kọ́ntì náà ni ẹ máa fi mú bíbẹ̀rẹ̀ ààwẹ̀ ìlú kọ̀ọ̀kan wọ́n ni nínú kọ́ntì kẹ̀kẹ́ náà a mọ̀ lè rí ìkìláfù mọ̀tọ́lì close to 40 tàbí jù bẹ́ẹ̀rọ minute o ní a fi ń lead wa wọ́n ti yọwọ́ nù sàárì bí 40 minutes àwọn ma jẹ sàárì lọ́mbí wọ́n sì tún ti sínú bí 40 minutes àwọn ma gbàwẹ̀ lọ́mbí inú Sókótó àwọn Adamawa náà wọ́n yàtọ̀ sí a pẹ̀lú àwọn àsìkò àwọn àfáà ní fáìn níbi àwọn bọ́gánù gbogbo olù ti ní olórí kan fún ẹ̀sìn gbogbo tí bá ń yàtọ̀ díẹ̀dẹ̀dẹ̀ láàrin wọn a ní bojú wò a padà síbi pé kí ló kọ wọn o Nigeria kí ló kọ wọn o Togo kí ló kọ wọn o Ghana kí ló kọ wọn o Benin tó bá wá jẹ́ pé àjọṣepọ̀ wà láàrin àwọn ìlú bá ṣe jọ súnmọ́ra wáyìí Togo Benin kọ́ra àwọn mẹ́rànrùn pẹ̀lú àwọn olórí wa a lo oṣù ẹyọ kan kọsàbúrúmẹ̀ ṣùgbọ́n kèé ṣe kèése lábọ́dé lábọ́dé òun làwá fẹ́ kí àbáyé oṣù Nàìjíríà níbo ó ti wà gbogbo Nàìjíríà wọn ó ti wà fi bẹ̀rẹ̀ àwẹ̀ níbo wọ́n ti wà gbogbo bí wọ́n ṣe wà nílẹ̀ Yíbò wọ́n wà nílẹ̀ wọ́n wà nílẹ̀ torí pé ó kọ gbogbo ní Nigeria tí a fi ẹ̀sìn sọrí títí ẹ̀ tí è ṣe democracy náà ṣe kí ní o ní ẹ̀fẹ́ sọrí títí ẹ̀ sultanu ni sultanu sọ ní àwọn tí a ń ṣiṣẹ́ fún lórí ọ̀rọ̀ oṣù wọn ni bí wọ́n ṣe nú Yorùbá wọn nínú yíbo iṣẹ́ kí ní ọ̀wà ṣe àwọn àṣọ̀rí yẹn àwọn ọwà àjókò pẹ̀lú ẹ̀ tí wọ́n bá fẹ́ fún lábọ̀ normally tó bá jẹ́ wípé ẹ̀sìn là o táàṣẹ̀yàmẹ̀yà gbogbo ìmáàmù olùkọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan ló didi Ìbàdàn Ṣakí Èkó eh, Abẹ́òkúta Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú gbogbo pátá lẹ́nì plane ó ti kún fọ́fọ́ yóò ti kó wọn lọ sí Sókótó báyìí wọ́n wà ń pálásì wọ́n jọ sí mítí tí a bá mú èsì oṣù dé wọ́n sọ fún yóò sì tó bá jẹ́ wípé in tí a fi lè gbọ́ra wa lẹ́ẹ̀kan náà kò sí ojúṣe ní kí gbogbo wọn wà mẹ́ ẹni tí ọ̀bà ní wà mẹ́ yọ ọ̀ràn àyàn lọ oún tọ́ wà jábọ̀ fún ìmáàmù tí wá ń bí ṣùgbọ́n ní ìsìn wa time time bye bye àwọn tí wọ́n wọ́sù lọ wọ́n bá dé wọ́n láwọn òròsù àbìyàn rósù òní ọwà kéde wípé ní àwa mùsùlùmí Nàìjíríà tọ́lọ ń pa wá láṣẹ látorí ahán nábì wípé bá àbárósù a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ o bá àbárósù ká bẹ̀rẹ̀ àwẹ̀ o fúdí èyí àwọn tí a lọ wo oṣù wá wọ́n ti dé o àrùsù ń bì kankan o fúdí èyí ọ̀la o tàbí òní o òní o tààtì ìṣàbá ni ọ ma jẹ́ o wọ́n tó wá ń lọ wọ́sùwọ̀wọ́sù kò sí tọ́kà má lọ́la o Sunday ni wá Ramadan o lápẹẹrẹ tó wáyé pé tí ó fi bá sọ lẹ́ẹ̀kẹ́ náà kò sí báhùn gbogbo àwọn ìmáàmù wọ́n gbọ́ wọ́n sẹ̀rí padà wá wọ́n wà kéde lọ́jà àbá wọ́n àmọ́mù náà sàbẹ́ ó ń kálukú wọ́n máa kéde káàkiri ṣùgbọ́n lọ́n ti ọjà akásọ pé ẹnu wọ́n fi máa kéde káàkiri gbogbo àdúgbò kọ̀ọ̀kan kùntọ́nù kò ní ọ̀sọ̀bá jẹmá in ta wọ́n sá fún àà ní sọ́kà àzàkà sí yọ́ sẹlẹ̀ ma nígbàgbọ́ Nàìjíríà bá bẹ̀rẹ̀ àwẹ̀jọ́ kankana tókò bẹ̀rẹ̀ àwẹ̀jọ́ kankana sí àmbáwá àmbárawá dá sí ìrùn wa tẹ́lẹ̀ tẹ́mù tó bá sì wọlé lóńkàlùkún kí ọ̀yàtọ̀ in tó wá ma ń mọ́sálà ìdáàrù ó ní táwọn èèyàn òfin hàn sí tí a fi ń bẹ́sìn Ọlọ́run lò kí nìkan náà ẹlẹ́yàmẹ̀yà àwọn bàbá wálẹ̀ Yorùbá wọn ò jẹ́wọ́ fún wa wípé àwọn kórìíra Haúsá wọn ò jẹ́wọ́ ákànsá rí pé tẹ́sìn bá ti dé wọ́n kànsá ẹ̀nà ìrọ́rọ̀ oṣù owó oṣù tí rí lójú ràkúnmí ẹ̀yìn jú ràkúnmí ẹlòmí kìí rí oṣù oṣù tí rí nú bá wàrà oṣù oṣù tí rí nú ẹni tí sì ń sọ pé wọ́n rókù látẹlẹwọ́ yìí kò kú ònú yàrá rẹ̀ jẹmọ́ ẹ̀gbóná ẹ máa wè mọ̀nú ẹ̀sìn wa o àwọn tí wọ́n wúsù lọ tí wọ́n bá dé tí wọ́n wá sọ fún sùtọ́nù pé àrùfù ọ̀rẹ́ sùtọ́nù wá kọlu ẹ̀

ó ju ẹnu búta fi ń kún ìlọ wà láti ń bẹ lórí àwọn tó kó sòdí tí ń bá ní wóṣù ó ju ẹnu búta fi ń kún ìlọ ẹ̀ ṣe fún kálukú lẹ̀ kí wó bí sí ọwọ́ rẹ̀ ṣe bẹ́yìn wó bí sí ẹ̀ tí lọ èmi o ní rẹ̀ tọ́ pẹ́ bẹ́ẹ̀ lórí àìdáalé ìtí yébọ̀ náà nù tí a mọ̀ pé ìsinmi dé ṣùgbọ́n wọ́n wá ń fi nǹkan kan ṣe wátà àfúra sultanu lọ a ṣe kí ni o ká máa rẹ̀ an bàbá wọ́n bà dáalé wọn sọ́rọ̀ wọ́n ti mọ́sù ma Saudi o wọ́n wà bọ́ta kèèsí ìse pé wọ́n tẹ̀lẹ̀ tí ń bẹ́ǹta nítorí aláàṣetọmọ Haúsá ẹ wo bí a ṣe jẹ́ ń Ọlọ́run kó ṣe é fi hàn wo ọ̀gọ̀rọ̀ èèyàn tó jẹ́ wípé wọ́n ò sí láàyè bí wọ́n ti ẹ̀ ti gbọ́n kẹ́kẹ́ báyìí o o wọ́n kágé kúrú àtẹ́mí àtẹ́yìn mo ní tí fi nlé èmi ò ní tí fi nlé mo ní fóònù mo ní fóònù ẹ̀yin náà ní fóònù ẹjẹ́ àjọ fetíléko tí è di 9:30 network news sultanu ọ sọ̀rọ̀ lónìí tí wọ́n bá rósù abẹ́rẹ̀ àwẹ̀ lọ́la tí wọ́n bá rí oṣù abẹ́rẹ̀ àwẹ̀ ní ọ̀tọ́lá kọ̀dàrú tí a bá mara bá kéde wọ́n kéde lórí ìkéde sultan ni tó bá ti jẹ́ pé ń tọ́ sọkọ́ ní ẹ́ sọ ọ̀rọ̀ sultanu láàgbọ̀ kìí sọ̀rọ̀ ti wọn nítorí wípé gbogbo yín náà gbọ́yé tí president kan bá pàṣẹ lẹ́nì tí gọ́ọ̀nà wá ní tí ẹ̀ lọ́sọ́wó só lè dìrọ̀ tí wọ́n gbé wọ́n kàkéde state of majesty ní state ẹ̀ pé gómìnà báyìí kò ẹwà gbọ́yé ń bí eléyìn tó bá ti bí ẹn bàbá ìmáàmù ní alẹ́sẹ̀ rẹ̀ ìwọ ti gbọ́yé báyìí wọ́n lẹ́sẹ̀ kankan lórí tí ó ń kálukú wa ìmáà

bàbá ìmáàmù ìkìrún èkó ìṣẹ́yìn sàkí gbọ́wà bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ kéèdélẹ̀ yíbò kéèdélẹ̀ àwúsá gan abẹ́ sultanu ni wà kọ́dà tí è bá ṣe ète àti ìntàfimọ̀ pé kèfèrí gbọ́ ìsìlámù yẹ jù àlọ sultanu wà nípò kí wọ́n gbẹ́ ní ìmáàmù tó bá kéde pé àwẹ̀ ń bẹ lọ́la tí ó ti sáwẹ̀ lọ́la nínú tí sùtọ́ ń kéde tí ó bá ní wòrò sú o tí ma mú bìkan wá ní ẹgbẹ́wẹ̀ tí a ní sọ ẹgbàwẹ̀ sultan láti ẹ kí wọ́n gbé kí wọ́n tì mẹ́lé kọ́ wá máa bá wa bọ̀ ní yídì ṣùgbọ́n sí ẹjá pàgbàrà ó tó bá wọ́n fi democracy re wọ́n rò pọ́n fẹ́ fi re yìí ẹ apá ìsìláàmù kò sì ṣeéṣe ọlọ́run gbò fẹ́sìn rẹ̀ ohun gba ìkéde sultan wọ́n ní kí ló dé ó ní sultan muslim lọ́yìn àbẹ́ ìgbòlẹ̀ yìí àtún já sí lọ́yìn àbẹ́

bẹ́ẹ̀ fúnlówó sọ́lọ̀wò ní fúnlówó náà bẹ́ẹ̀ fúnlówó sọ́lọ̀wò ní fúnlówó gbogbo ààrẹ màjá àwọn tí máa ń sọ eléyàn àwọn ẹlẹ́gbẹ́ ni o nítorí àmì ìrù wọn nínú ọ̀bàdàn mo fókọ̀ bẹgbẹ́ láti rí wọ́n rí oṣù wọ́n sì ní gbogbo ọmọ ẹgbẹ́ baba baba níbo ló ti rí agbára kọ ma sọ pé káwọn èèyàn mọ́ lọ yídì ah ìjọ tó lọ ní wọn gbọ́dọ̀ gbáwẹ̀ o ní wọ́n gbáwẹ̀ kí ló wà sọ fún ìjọba alìkìyàmá jàmá ìsìláàmù ni ẹ̀sìn ẹmẹ́sẹ̀gbẹ́ o annabi ló lórí wa kìí sámú bí ẹyá o annabi ló lórí wa kìí ni wọ́n o wọ́n èé ṣe aláṣẹ ẹ̀sìn o béèyàn báyẹ tẹ̀lẹ́nìkẹ́gbẹ́ tẹ́ẹ̀rí gbogbo táyé rí ọmọ wí bẹ́ẹ̀ bá wẹ́yìn láàárọ̀ èmìlẹ́rì bẹ́ẹ̀ wẹ̀yìn lọ́sàn èmìlẹ́rì èmì ti ẹ̀ ti sáìn bẹ́ẹ̀ lọ náà àjọ ń lọ ní só lórí eré ní tẹ̀lé ọun onírìnrìn àdúgbò wàláhì àwọn èèyàn ti gbá ti ní gan wàláhì wọ́n àti ibi ti jẹ́ ara wọn gan wàláhì àwọn èèyàn ti gbà láti bá wọn náà sí ìlànà iná fẹ́ wọ́ sáàtù tẹ̀lẹ̀ ẹwọ́ bí àwọn èèyàn bọ́rọ̀ lọ àmì ìràmọ́dà lọ́rùn àmì àyán sọ ti ẹni sórílẹ̀ èmì ni só ní ọba ń gbọ́ mo ti ra búrẹ́dì wọ́n rọ́sù òrùsù ẹ̀ tí lí kábẹ̀rẹ̀ àwẹ̀ bó ti ra búrẹ́dì jẹmáà ọ̀rọ̀ ẹ̀sìn wa náà ó ti yé wa báwọn kí n kẹ́kẹ́ wá ń bọ̀ bẹ̀ tí a máa fi pàwàlà tẹ̀bù yìí tù níyà ìsọfọ́lọ̀ ń pè mọ̀ fẹ́ gbáwẹ̀ tó bá jẹ́ Ramadan ó sí ọlọ́n ni man lam yúbá yìí ti síyàmà kọ́blá tó il fajir fọ́lá síyàmà lá ẹn tí ọ bá ti lánìyàn fọ́lọ́n pọ́ ń fẹ́ gbáwẹ̀ sáájú kálùfàjárì ò tó yọ kọ̀láwẹ̀ o kí n túnmọ̀ ọ̀rọ̀ ìwá pín méjì àwọn apá kan àfáà ní rọmọdọ́yìn tí a fi àṣájú kọmínà náà tí a bá padà gbàwẹ̀ kọ̀ láwẹ̀un sí kí Ramadan bá wá dé só ti tó yàn lóru àkọ́kọ́ pé ọlọ́mọba o Ramadan mo fẹ́ gbà fún ọ mọ́jẹ ń sàárẹ́ o àti ti bá travel agbọ́ọ̀rùn tàbí tí ò lè mú mi bàbá wà ṣùgbọ́n mo ti lánìyàn sáníyàn òru ẹyọ kan ti gbé àwọn nítorí pé àwọn àwẹ̀ yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n Ramadan ní jẹ́ tóòtọ́ ṣùgbọ́n wọ́n gé wọ́n gé ni apá kan ní no ẹyọ kan náà ti gbé nítorí pé ṣáàrù Ramadan Ọlọ́run bá wí oṣù Ramadan ẹmbá wo léyìn ọ̀rọ̀ lọ́sọ ẹmbá wo kejì náà ọ̀rọ̀ lọ́sọ ṣùgbọ́n tó tẹ̀sùn jù téèyàn bá ti mí ní dámùrè láti òru àkọ́kọ́ ó ti gbé àbáwẹ̀ lè bó ṣe gbọ́dọ̀ rí náà

ọ̀dá ìmọ̀ bá wẹ̀ lọ́ngbà ní inni ìdán asùn ìdán fa inni asùn ìmọ̀ bá wẹ̀ lọ́ngbà ní kí jẹ́ ǹkan tẹ́lẹ̀ kìí sí lọ́sàn gangan ànábì wà bẹ̀rẹ̀ sí ń bá wẹ̀ lọ àwọn àfáà nígbè pé ààwẹ̀ mọ́fẹ́ súnmọ́lọ̀ lòun kìí awa dandan odidi gbogbo ọjọ́

àníṣà asala sọ fún àánú àdíṣẹ́ Umar bin Khattab pé innamal a'malu binniyya gbogbo sẹ́tẹ̀ ń ṣe ìgbò tó iná lò tó di àwẹ̀ ìsọ mẹ́ nígbàtí gẹ̀gẹ̀ tẹ́lẹ̀ a jẹ́ pé bí ó ti yí máa wẹ̀un ibẹ̀ náà làníyàn ti dé ibẹ̀ náà ni ládó ti dé ààwẹ̀ tàà fẹ́ dojúkọ yìí àwọn láti ń bẹ fún ìlàmà wá sọ pẹ̀lú ògbọ́lọ́n tó bá di jọmẹjọ bí ibn lẹ́gbẹ̀wẹ̀dì ọ̀hár ṣùgbọ́n kàmù lọ́wọ́ ààwẹ̀ lára àwọn aṣẹ́ téèyàn máa fi di àtúnbí òun lọ́wà jẹ́mọ́ ìgbónà àtúnbí àdífà nábì ni o kí wọ́n pẹ́ musulmi ní bọ́n nìgẹ́ oòrùn alẹ́yìn tẹ́ ń parọ́ kí tí àwọn ọmọ ìṣẹ̀tọ́nà jí musulmi ní bọ́n nìgẹ́ o gbájú ẹ̀ àwọn eléyìn ń ṣe kílẹ̀ o kílẹ̀ rí wa já àfi sunan dàbàmìnà sáà Ọlọ́run ọba gbọ́dọ̀ mẹ́gbà ó tí mẹ́jẹ̀ mọ́ bá ti pé sí nílá wàsànántù lákùn kìyàmà ò bó lẹ́ẹ̀ṣẹ̀ wá máa yẹn náà fílà náà rẹ̀ èmi ànàbí kọyín iná bàbà tó yẹ pé kóntọ̀ ọlọ túbá kóntọ̀ wá foríjì pọ̀ síwájú ọlọ́run ta ni gbogbo ẹn tí máa gbẹ̀wẹ̀ lẹ́yìn ìṣáì ẹ náàfílò orú òní agá àkọ́kọ́ kúrọ̀láwọ̀ 71 lẹ́yìn fatia ágì orí rẹ̀ ìtúnmọ̀ ágì orí ẹnìkẹ́ kọ̀kọ̀rọ̀ bísí láì tàbí akẹ́lẹ́ kejì kó aláwọ̀ 61 àádórí ẹ̀ padà tún ẹni pé yóò ní bísí láì jẹ́ lákẹ́lẹ̀ àà sáàdàbí ṣe bẹ́ẹ̀ tún rà nàbí lọ sọ pé wà sàmìntùlà kún kìyàmáwù bẹ́ẹ̀ ṣe dúó fọ́lọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ sì yẹnà fílò orí ń bẹ̀ èmi ànábì ti sàlàyé ẹ̀ fún yíò fàmàǹsọ́ọ̀màwú

ìrìnrún mẹ́bí tí níbi ọwà òdè ní gbogbo tí wọ́n sọ ní 1998 ní o ní mọ́sálásí ìrọ̀rún lọ́wọ́ lónìí ní bàtọ̀rún ọ̀kẹ́nu ọmọ ìyá lórí ìṣò burúkú ní ní orí ìrùn kò sì kúò bí ọmọ ní o bóri tó gbólọ́ ní o bó ti sú

الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبو القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وسابه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام لقد اقترب دخول شهر رمضان ونسأل الله تعالى أن يبلغنا إياه ويوفقنا بصيامه وقيامه إيمانا واحتسابا واعلموا أن دخول رمضان لا يثبت إلا برؤية الهلال أو بإكمال شعبان ثلاثين يوما لذلك اختلف العلم في اعتبار اختلاف المطال ذهب جمهور العلم إلى عدم اعتبار اختلاف المطال فذهبوا إلى أن الهلال متى رؤي في بلد من البلدان لزم الناس الصوم واحتجوا بقول الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه فالله سبحانه وتعالى علق بداية الصوم برؤية الهلال فمتى وجد في مكان من الأماكن وفي قطر من الأقطار لزم الناس الصوم في جميع الأقطار واحتجوا أيضا بحديث رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وأفطروا لرؤيته وهذا من حديث ابن عمر رضي الله تعالى عنهما وأرضاهما لكن ذهب بعض العلم إلى اعتبار اختلاف المطالع واحتجوا بنفس الآية فمن شهد منكم الشعر فليصم واحتجوا بحديث رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وأفطروا لرؤيته ثم احتجوا بحديث قريب لما بعثته أم الفضل بنت الحارث إلى الشام ليقضي, لو ليقضي لها حاجة عند معاوية قدم قريب الشام واستهل إليه رمضان ليلة الجمعة فلما قدم المدينة لقي عبد الله بن عباس فسأله متى بدأتم رمضان متى رأيتم الهلال قال رأيناه ليلة الجمعة قال رأيت أن قال نعم رأيت أنا ورأوا الناس وصام الناس وصام معاوية فقال له أبل ابن عباس ما رأيناه إلا ليلة السبت ولا نزال نصوم ثلاثين أو نراه فقال له قريب ألا تكتفي برؤية معاوية وصيامه قال لا هكذا أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نبدأ الصيام برؤية الإله فإذا لم نره نكمل عدة رمضان ثلاثين يوما أو عدة شابان في الدخول ثلاثين يوما وعدة رمضان في الخروج ثلاثين يوما هكذا أمرنا رسول الله صلى الله عليه وسلم بارك الله لكم في القرآن والسنة ونفعني الله إياكم بما فيما الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله الحمد لله وكفى وصلاة الله وسلام على عبادي الذين اصطفى أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله اتقوا في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام واعلموا أن رسول الله صلى الله عليه وسلم أمرنا بتبييت الصيام قبل طلوع الفجر جاء هذا من حديث أم المؤمنين حفصة رضي الله تعالى أرضها وجاء من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضها وهذا في يوم الفرض أما يوم النفل فصائم آه، آه، صوم النفل هو أمير نفسه لما جاء من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها أن صلى الله عليه وسلم دخل عليها يوما فقال لها هل عندكم شيء قالوا لا فقال إذا فأنا فإني صائم هكذا جاء من سنة رسول الله صلى الله عليه وسلم أن من صام صوم تطوعي له أن يبدأ متى شاء لكن الأجر من حين أنشأ الصيام لقول رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أمتنا واعلموا أن رسول الله صلى الله عليه وسلم سن لنا قيام هذا الشهر كما فرض الله علينا صيامه جاء هذا إلى من النساء بإسناد حسن الحديث أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى فرض عليكم صيام رمضان وسننت لكم قيامه فمن صامه وقامه احتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه فكل من أراد أن يخرج من ذنوبه كيوم ولدته أمه فليصم صيامه إيمانا واحتسابا وليقم قيام وليقم قيامه في رمضان على سنة رسول الله صلى الله عليه وسلم وليقمه إيمانا واعتسابا لعله يخرج من ذنوبه كيوم ولدت أمه نسأل الله تعالى أن يبلغنا رمضان وأن يوفقنا بالصيام وقيامه على نحو يرضي أن وهو على ذلك قدير وبالكبت جدير اللهم ربنا أعز لسوء المسلمين اللهم ربنا أعز لسوء المسلمين اللهم ربنا أعز لسوء المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا وحر صفوف المسلمين واجمع شتات المسلمين وردنا يا ربنا إليك ردا جميلا يا أرحم الراحمين أمة الإسلام واعلموا أن ربنا سبحانه وتعالى أمرنا بأمر بدأ فيه بنفسه وثنى بملكاته وثلث بنا قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدوب القائل في مقرات صية الثابتة من نسي الصلاة علي خطي طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا